الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ibi tí a bá aláìdé níbi ọ̀rọ̀ tí a ń ṣàlàyé ọ̀rọ̀ ìmáàlò ìdájọ́ mi tó yàtọ̀ sí ìdájọ́ ẹ̀sìn Islam tàbí jẹ́ kí ó yíra wa láti nínú ọ̀rọ̀ lọ́wọ́ bàtàrà Nabi sallallahu alaihi wasallam wípé kò tọ́ lẹ́yìn ìgbà náà ni àwọn aṣàlàyé àwọn nǹkan tí Ṣaitọ́nù ma ń gbé wá sí ìyàn lórí bí kó ma bèèrè lọ́wọ́ yẹn wípé man khalaqa kadha wa kadha wa kadha kó ka ma gbé ìwòrí yẹn wá sí ìyàn lórí ta ló dá lágbájá ta ló dá nkẹba tí ó fi wá dé

kí ni àkídà ẹlẹ́bọ kí ni believe àwọn ẹlẹ́bọ kí ni gbàgbọ́ wọn before kí islam tó dé tàbá ti ma ìgbàgbọ́ àwọn ẹlẹ́bọ kí islam tó dé a lè fi wé ìgbàgbọ́ àwọn ẹ̀lẹ́ ni ìyẹn padà fẹ́ rí pé kò fẹ́ sí yàtọ̀ láàrin ìgbàgbọ́ táwọn ẹlẹ́bọ nígbà náà lọ́hùn àti ìgbàgbọ́ tí àwọn èèyàn nílé ni àkọ́kọ́ nínú kátàgbìlọ̀mọ̀ ni wípé àwọn tí wọ́n ń ṣẹbọ before kí àdẹ́wà Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n tó dé kìí ṣe pé wọ́n kàn ń dédé jọ́sìn fún àwọn òsàyí lásán àbí wọ́n fi orí balẹ̀ fún àwọn òsàyí àbí wọ́n ń ṣe pẹ́pẹ́ fúrú àtàwọn ìjọ́sìn ní fún àwọn òsàyí àwọn òsàyí wọ́n kìí ṣe pọ́n nígbàgbọ́ wípé àwọn òsàyí ló dá wọn àbáwọn òsàyí wọ́n ní àǹfààní kankan tán lè ṣe fáwọn àbí lè fara ní wọn because òṣàyí àwọn náà mọ̀ kí fún àwọn làwọn lọ nógbó làwọn lọ gẹ́gí wọ́n sì ma wọ́n gbẹ ní tí wọ́n gbẹ wọ́n sọdẹ̀rẹ̀ fún àwọn ní wọ́n lọ mú ní wọ́n lọ kó àmà iyẹ̀pẹ̀ wọ́n rò pọ̀ mọ́mí wọ́n sì fi ma yẹ̀rẹ̀ fúnra wọn so kí n ṣe kí ìtumọ̀ wọn wá nígbàgbọ́ wípé òṣàyí tí ó pàwọn gẹ́gẹ́ làwọn mọ́ fúnra wọn ń ló wá dáwọn kì í ṣe because inú nǹkan tó ma ń picture fún aláwùjọ tẹ́lẹ̀ ma ń jẹ́ kó ma yí àwọn èèyàn pé ìntàn pèlẹ̀ bọnu wọ́n ni pé kó wá lọ gbé òsà kó wá lọ gbé òsà ko kó lo ló sàí ló dá mí ara èyí gangan kan ń pèlẹ̀ bo gangan tọ́lọ̀ torí ẹ̀rìn àwọn nẹ́bí ọlọ́wọ́ bá because àwọn ẹlẹ́bọ tí wọ́n jọ́sì fún àwọn òsà yìí wọ́n ní gbàgbọ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala lo dá wọn wala in sa'altahum ọlọ́run sọ ní Qur'an ní suratu Yunus tó bá bèèrè lọ́wọ́ wọn Ah, àti bí ẹbẹ̀lọ nínú àwọn àyàtì nínú Qur'an tọ́lọ̀bọ̀ ti máa sọ àwọn àyà yẹn pọ̀ gan ipé bèèrè lọ́wọ́ wọn man khalaqa samawati wal ard ta ló dá sama àti ilẹ̀ man khalaqa kadha wa kadha ta ló dá ilé ta ló dá yìí ta ni alamari ta ló wà in charge affairs ta ló lè pààyàn ta ló lè fúnyàn lẹ́mìí ta ní sọ àrísìké kalẹ̀ láti sánmà ta ní jẹ́ kí nǹkan máa jáde láti in tí wọ́n máa sọ ní wípé Allah wọn ò ní sọ wípé òsáwà yìí òun ni wọn ní ní igi tá mọ̀ yìí òun ló ń darí gbogbo ayé wọn ò ní ní èrè tá gbé kalẹ̀ yìí òun ní fún wa ní bùkátà ìjẹ mú because àwọn gẹ́gẹ́ ní wẹ́ṣẹ̀ tí wọ́n kó ẹran wá síbẹ̀ náà tí wọ́n pa sí so wọ́n mọ̀ pé àwọn kan in táwọn mọ̀ yìí àwọn tí wọ́n jọ́sìn fún àwọn kan tán jọ́sìn fún ẹni wọ́n nígbàgbọ́ wípé kìkí ṣe fáwọn kìíní gangan àwọn gangan ni wọ́n ó sí àwọn kìíní fáwọn kí wá ní tó wá ṣẹlẹ̀ gẹngẹngẹn tó wá dájálẹ̀ ìntàní láti gbọ́ inú ẹ̀ ṣẹ́gítà bá ti gbọ́dá tí ìlà tí ń rí tó wà láàrin ẹbọ tí wọ́n ṣe àti nǹkan táwọn èèyàn ò bóyún lẹ́bọ honestly àwọn yóò kàn máa ṣẹbọ lọ ní tí wọ́n fi kú wọ́n dẹ̀ máa kú lórí ẹbọ yẹn wọ́n sì nímọ̀ pé àwọn gáfẹ́ worst ju Abu Jahal lọ àti Abu Lahab ẹbọ tí ṣẹ́gítà ń ṣe tí ń jẹ́bọ gangan ni wípé àwọn òyèrè támakalẹ̀ yìí wọ́n mọ̀ wọ́n ní èrè àwọn ẹni ọlọ́wọ̀ bá tó ti lọ yálà kí wọ́n mọ̀ wọ́n ní pé èrè táma yíò èrè màláíkà kan lélẹ̀ àbí èrè ànẹ́bì kan ní nínú àwọn ànẹ́bì tó kọjá lọ àbí èrè táma yìí èrè ẹni eré kan ní nínú àwọn ẹni eré tí wọ́n ti síwájú believe wọn yẹn gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ ní ibi bàtà àṣàlàyé bí ẹbọ́ ṣe bẹ̀rẹ̀ nígbàtí ṣe ìtọ́nu wá bá wọn yẹn níbi ten generations before anabi náà lẹ́yìn anabi adam alayhi salam ètò ọmọ abáwọn pé àwọn ẹni eré ni àwọn ẹni eré ni àwọn ẹni eré ni nígbà táwọn ẹni eré yìí wá kú ètò ọmọ wọn sọ fáwọn èèyàn ó wá níwá èèyàn lẹ́nu tó sinà sí àfáwọn èèyàn ká ah, ó ń wá ní olóhùn sinà sí àfáwọn sinà sí àní pé àwọn ẹni eré tó ti kú sí àwa nígbàgbé wọn báyìí sí àní gbàgbé wọn báyìí ẹlẹ́ṣẹ̀ ni wá ẹlẹ́ṣẹ̀ ni wá àmọ́ ṣe wá ráwọn eré tẹ̀yìn àwọn tá a mọ̀ yìí hmm? àbáwọn gítà ń lọ sábẹ́ wọn yìí àwọn ènìyàn ẹni ọlọ́run ni wọ́n àti wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n dúró dédé lórí ẹ̀sìn ọlọ́run ọba ni wọ́n àwọn ilé ìtí súnmọ́ a máa lọ túrú wọn tí bá ti wá ní bùkátà èyí ń bèèrè lọ́wọ́ ọlọ́run ọba nítorí mo bìlíìfù yí pé ẹni ọlọ́ọ̀bá ni mo gbé òsà rẹ̀ yìí mo ti wá gbé òsà rẹ̀ yìí níwà mọ́ tọrọ tí mo bá ń fẹ́ òun níwà mọ́ bá ń gbé lọ sọ́dọ̀ ọlọ́mọ ọba ẹbọ tí wọ́n kó sí dandan so ló fà jẹ́ pé ìjọsìn wá ní ìgbà mí wọ́n lè pẹ́ ọlọ́ọ̀bá o àmọ́ púpọ̀ ní ìjọsìn wọn wọ́n gbé fún àwọn nǹkan mídẹ̀ yẹn ọlọ́ọ̀bá ah, so àbíkan ní pé àwọn òsà yíwọ́n ti súnmọ́ ọlọ́ọ̀bá afẹ́fẹ́ wọ́n sèṣì pé kán bá sì pé wájú ọlọ́ọ̀bá kan bá bí ọlọ́ọ̀bá kó ṣàánú wa òun la fi ń pè wọn ẹbọ tí wọ́n ń ṣe gangan òun wá nìyẹn ó ní pé wọ́n ń darí àwọn nǹkan tó jẹ́ ìjọsìn lọ sọ́dọ̀ àwọn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ọ̀bá yìí àwọn ìjọsìn tó yẹ ká máa gbé fọ́lọ́wọ́ ọba wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa gbé fún àti láàrin pé ère ni àti láàrin sàárì àti láàrin igi àti láàrin odò àwọn tí wọ́n jọ́sìn fọ́dò Ọ̀ṣun Òṣogbo ṣe wọ́n believe kódò ló dáwọn ni odò lé dáwọn náà kò tí ẹbáyìn wọ́n believe kódò ṣe wọ́n believe kódò odò ló dáwọn ni ó ní believe kan tó wá behind gbogbo kíní ẹ̀ pé ẹ̀yìn kíní ẹ̀bí supernatural power kan wà lẹ́yìn kíní hun tàbá ti ń pè oní olùmọ̀ bá wa jíṣẹ́ ní tẹ́ ń pè lẹ́bọ̀ ni tọ́lọ̀ bá ń sọ ní Kùránù ọlọ́ni wal ladhina takhadhu min dunihi awliya àwọn tí wọ́n mú dẹ́yìn ọlọ́wọ́ bá àwọn wòlíì tí wọ́n ń kí àwọn wòlíì dẹ́yìn ọlọ́wọ́ bá àbáwọn ẹlòmíì tí wọ́n mú gẹ́gẹ́ bí ẹni ayò àwọn ilé ni wọ́n ń ké pè ní dẹ́yìn ọlọ́wọ́ ni máa ní àbúdùhùn in tán máa sọ fún ìtẹ́bá sọ fún pé kí Tijani kí ló pe Niyas kí ló dé tẹ̀ lọ síbi sàárè àwọn bàbá tẹ́ ń pe àwọn bàbá nù sàárè kí nìdí tẹ́ fi ń pe igi kí nìdí tẹ́ fi ń pe odò kí ni dí tẹ́ fi ń pe gbogbo nǹkan tẹ́ ń pe dẹ̀yìn ọlọ́ọ̀bá àtàwọn èrè kí ni dí kí ni dí tẹ́ fi máa pe ọlọ́ọ̀bá wọ́n wà mọ́ ní pé máa na àbúdùhùn ọlọ́run kí sípa kan dédé ń jọ́sìn fún wọn illa liyuqarribuna ila Allahi zulfa afẹ́jẹ́ káwọn kí ní kan excuse wọn ẹgbẹ́ tó ẹka sọ fàánà bí gẹ́bí tán píṣọ̀ fún aláwùjọ ni pé wa òsà ló dá wa òsà ní kíníkan ìtànsọ̀kan yẹ̀ wọn sì believe kó sáyé lè pàwọn wọn believe kó sí nǹkan fáwọn but ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa yúntàfin joseph wọ́n ní pé àwọn ilé ti súnmọ́ lọ́wọ́ bá afẹ́jẹ́ kí wọ́n súnmọ́ lọ́wọ́ bá wọ́n wà mẹ́mẹ́ example kan wá example ni pé bí president báyìí ó láwọn ministers ìwọ̀n báyìí common folk ni wọ́n ó sáà lè wọnú ọ̀dọ̀ president lọ́bàá pé eh, mo fẹ́ kan báyìí wọ́n tẹ̀ díjú wọlé àmọ́ ó wá mẹ́nìkan ládùgbò yìí àrẹ́ni ah, yìí kọmíṣánà ni kọmíṣánà ó mọ̀ mínísítà mínísítà ó mọ̀ bí a sẹ́nẹ́tọ̀ sẹ́nẹ́tọ̀ súnmọ́ president èyí tí wà lọ mọ́ fi bá president straight nítorí ìwọ́bìlìfò lè president nítorí èyàn yẹpẹrẹ ní ọ́ ó wà fẹ́ kan lọ bá ó wà mọ́ pé ẹni bùkátà tó bá ní lọ́dọ̀ president mú eh, ní di owó bàbá kọmíṣánà dọ́kù mú ní pass yóò channel lọ́sọ́dọ̀ president yóò àbọ̀ gbà jáde ẹwọ bá ṣe ń fi ọlọ́ọ̀bá bá ṣe fi ń wé ẹ̀dà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ju ilé yìí lọ fa subhanallahi amma yushrikun àmìmọ̀ ọlọ́ọ̀bá kò níbi tàbí ṣe bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá yìí ọlọ́ọ̀bá ń sọ nínú Qur'an wa ana aqrabu ilaykum min hablil ọlọ́bá sọ ní Qur'an qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah ọlọ́ ni mo pe ìwọ ẹrú ẹ̀yin ẹrú tó ṣe pé ẹ ti ṣẹṣẹ́ ẹ ti ṣẹ ọlọ́ọ̀bá gẹ́ ẹ ti balẹ̀ jẹ́ ẹ má jákọ̀ mùnákò níbi anú ọlọ́wọ́ bá ẹ má wò bí àwọn tí wá ti yàwá bóyá bá ṣe wà yìí àwa kódà ọlọ́wọ́ kódà ká ọlọ́ọ̀bá kò lè dá alóòmọ́ rárá ta ló ń sọ fún yín bẹ́ẹ̀ wọ́n tó jẹ́ lẹ́sẹ̀ tó ti sí aláwọ̀bá gẹ́ alóòsọ́fẹ́kọ́lọ̀ ò lè foríjì ọlọ́run sí ní gbàdúrà rẹ̀ kí nìdí tó fi òbí ò fún kan kó channel àwọn ẹni rí kó lọ síbi sàárẹ́ àwọn ẹni rí kó lọ máa kéńbẹ̀ kó máa yíra mọ́lẹ̀ ẹ́ kó máa yíra mọ́lẹ̀ kó máa pè wọ́n ta ló sọ fún ọbẹ̀ ọlọ́ọ̀bá ń sọ ní Kùránì níbi àwọn àyà ti tó pọ̀ ọlọ́ọ̀bá ń pa láṣẹ kódà ọlọ́ọ̀bá òun lọ́wọ́ tó pé a máa bínú tó bá pè kó bìrì nǹkan lọ́dọ̀ rẹ̀ ọlọ́bù nígbà ṣe kò sí ẹnìkan láyé kí náà ń pè tó bá lọ́mbà lójoojúmọ́ tó lọ́mbà yóò kàdà máa ní problem pẹ̀lú ẹ̀ mọ́ abá ilé lé ní bàbá kí rámi sí mo rí wọ́n kí mẹ́rin nírakùn bí n pa mí ní mo tún wá lọ́la rámi sí mo rí túkì tó bá wálé ní tó fún ọ tí ó bá lè fẹnu sọ jáde yóò kàdà mọ́ fi sọmọ́ pé ah, kí ni wàhálà ọmọ yìí ti ń pọ̀ jòjòjúmọ́ àmọ́ tọrọ owó ìwọ́n náà lọ wá ṣẹ́ṣẹ́ náà àmọ́ lọ́ọ̀bá lọ́bá tó ìpé rárá òun fẹ́ jẹ́ kó mọ́ pẹ̀rún lọ ní gbogbo bùkátà tó bá ní mọ́ bí ọlọ́ọ̀bá so in tó ń fẹ́ bọ́ gẹ́gẹ́gẹ́ mo ní kí wọ́n bìlìfì pé àwọn òsàtà wọn pè yíò ma na'buduhum àpè wọn o illa liyuqarribuna ila kò ní jẹ́ kó jọ lójúmọ́ tó bá ráwìn tó bá lọ síbi sàárè tó bá ń sọ fáwọn èèyàn sí bí wọ́n sì ń pè wọn hayya ala sọ́lá hayya ala fàlá ẹ̀wà kí mú fa bú ní sàárè sí wá jọ yín lójú tó báyìí ní tí ó mọ̀ sọ ní pé kí ni sí mo bìlíf kẹwọn dá mi ní kí ní kan mo gbà kọ́lọ̀ ló dá mi kọ́lọ̀ ló ló pa wá mùsùlùmí lèmi náà sórí bìlíf tó bìlíf Abu Jahali dá bìlíf ẹ̀ Abu Jahali bó bó ṣe jẹ́ ẹlẹ́bọ kèfèrí ọ̀daràn tó yẹn wallahi wọ́n níbi dé fúbẹ̀ ọlọ́run ló dáwọ̀ ọlọ́run sọ ní Qur'an tẹ bá bèèrè lọ́gbẹ̀ ta ló dáwọ̀ ìwà àbújá ta ló dáwọ̀ ọlọ́run náà ni kí wá ló tó wọ́n jọ́sì fún Allah ẹ̀ kalibà sún amọ́lọ́run ni ẹ ti rẹ́bọ̀ táwọn yẹn sí báyìí ibi tí wà láti bẹ̀rẹ̀ ní kí ní wá ní àwọn tó wá fẹ́ ṣẹbọ tán ibi wọn ibi ẹbọ ìlà wọn ti ń jẹun àwọn wà dàrú mọ́ lójú kan sáàjọ́sì fọ́ ní ṣe rọ́sà ṣe tó gbà tó wọnú yàrá mi so rọ́sà tí mo ń kánpo lé lórí ni kò nídìí kó kánpo lórí òsà kò nídìí kó tọ́po lórí Ṣàngó kó tó máa ṣẹbọ àwọn tí wọ́n ń tọ́po lórí Ṣàngó àwọn náà gbà kọ́lọ̀ bá ń bẹ lóòtọ́ wọ́n gbà ibọ̀ wọ́n gbà kọ́lọ̀ bá ń bẹ in tó ń

tọ́lọ̀n ti refute ẹ pé excuse yọ́rọ́ lélẹ̀ ẹlẹ́bọ ní excuse yóò wọlé ó dẹ̀ ẹmọ́ pèmí ọlọ́ọ̀bá ẹmọ́ pèmí straight ẹlẹ́ṣẹ̀ ní mi ẹ pè ọlọ́run tọ́lọ́lẹ̀ olè pè ọlọ́ọ̀bá tánítàn ọ́ pé à tó bá sáláìláìlá tàtẹ̀ lónìí kọ́kọ́ ma sáláìláìlá àwọn tó bá ṣe àkàr tó bá pè ọlọ́ọ̀bá bí ya Allah ya Rahman irhamni tàlọ́lọ́ọ̀bá ò ní foríjì ọ̀ bí ọlọ́run bá kó fún yíyọ tó bá bí ìpé lẹ́ṣẹ̀ ni wọ́n pé ó ti jìnà sọ́lọ́ ọba bẹ́ẹ̀ ni èyàn máa ń jẹ́ lẹ́ṣẹ̀ látara ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ní gbádùn ayẹ̀ àwọn tó bá rí pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ in tó wá kò ní pé kó fi àwọn ẹ̀ṣẹ̀ yẹn kalẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí ni mọ́ súnmọ́ lọ́wọ́ ọba kó wá bí ọlọ́wọ́ tó ṣe kóhùn tí ẹ̀ wọn ò ní gbíyànkó nínú ẹ̀ṣẹ̀ Islam o àmì nínú àwọn nǹkan tó ṣe bí ẹbí ẹbọ kéèkéé ni àbí ẹbọ nínú ọ̀rọ̀ oníkẹ́ mọ́ ní pé Ọlọ́run ọba wọlá lágbájá ṣàánú mi rárá kò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ straight àbúkò pí Ọlọ́run ọba pẹ̀lú àwọn nǹkan tó fi ní àfi pé wọn Ọlọ́run ni wà ní láhìl asmaul husna fad'u biha Ọlọ́run ọba ní èmi mo ní àwọn orúkọ tí ó rẹwà jù mọ́ pí Ọlọ́run

ọlọ́ọ̀bọ̀ òun rán ká ma fi lé ibi ọ̀hún ọlọ́n ti sọ àwọn kẹta ma fi bẹ̀ nínú tó lé ma fi bí ọlọ́ọ̀bá tó ma ní pé ọlọ́run wọ́lá nǹkan báyìí nínú tó lé ma fi bí ọlọ́ọ̀bá òun náà ni àwọn sí olóorí tó ti ṣe ah, ọlọ́ọ̀bá wọ́lá pé mo ma ń kírun dédé ọlọ́dà kù ṣàánú mi bí ọ̀rọ̀ yìí nínú tí ẹ̀ ma fi ń sí àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́ọ̀bá ma fi ń gbádùn àyàn kíákíá ni àwọn sí olóorí tó ṣe sincerely for the sake of Allah subhanahu wa ta'ala tó ṣe ń torí ọlọ́ọ̀bá nìkan tí ó ṣe pé ó ṣe ó tún fáàlómí iṣẹ́ à ń bẹ́ o ọlọ́run wọ́lá pé Ramadan mú mú gbáwọ̀ Ramadan ma sì gbà tí ó pé gbogbo tó ní a máa ṣe ìsìn ní ṣe ọlọ́run wọ́lá bẹ́ẹ̀ ṣe báyìí fún mi ìyá ma fi tọrọ lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala wáwùjọ ìwọ́ tó ń ṣe ìjọsìn lójoojúmọ́ eléyàwó tó lẹ́rí ní o àmọ́ ọlọ́run wọ́lá ọlọ́run wọlá kìníkan wọlá kìníkan tó bá ti kú nínú àwọn orúkọ ọlọ́run àtàwọn òròyìn ọlọ́run ọba tó ti kú nínú àwọn iṣẹ́ olóore tó ń ṣe ó gbọ́dọ̀ fi tọrọ lọ́dọ̀lọ́ba ọlọ́run wọlá gbogbo àwọn mọ́sálásí because kìí ṣe ìjọsìn tí ẹ ó lé ní ọlọ́run wọlá kí mo fẹ́ràn nẹ́bí ni kí ẹ mọ̀ fi sin lọ́wọ́ bá ọlọ́run wọlá kí mo fẹ́ràn nẹ́bí mo sì gbìyànjú àti mọ̀ tẹ̀lé nẹ́bí ẹn so gbogbo àwọn kíní kọ́ o láti lè gbé ọ̀nà ìmá lọ sí bí ìmá ṣe bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nínú katawa tún ṣàlàyé ni pé kayfa nanfi ash-shirk billah a bí kọ́ kákọ́kọ́ kọ àwọn èèyàn kò níbi máa ṣe ẹbọ níbi àwọn níbi àwọn in tó ṣe pé ọlọ́ọ̀bá nìkan ní máa ń ṣe kákọ́kọ́ gé àkídà ẹkọ́ lọ́kàn àwọn èèyàn àwọn tó ṣe kọ́lọ̀ nìkan ló lè ṣe yẹn táwọn èèyàn ti níbi kẹlòmínà lè ṣe yẹn kákọ́kọ́ gé kó lọ́kàn àwọn èèyàn náà gẹ́gẹ́ bi anna hunāka aqtāban yudabbirūna al-kawn bí ká nígbàgbọ́ pé àwọn aqtāb ń bẹ àkídà ẹmọ̀gbọ́ kútùbù zaman gáúfù zaman ìkanú àwọn olóhun tí ó mọ̀ tí mọ̀ tán pè ní gáúfù wọ́n bá ní pé gáúfù fújì lóhun tó kò mọ̀ tán pè ní gáúfù honestly àwọn ọ̀rẹ́ bọ́lá fi ń ṣeré gáúfù ni èyàn tí ma ságbàmígbàmí wá bá tí bá ti wà nínú nira ọlọ́ọ̀bá nìkan lè mọ́ sára bá ẹnìkan ní pé èmi ni gáúfù tẹbà ti ní wàhálà ẹ̀rábà mi àwọn súfí bí lè pé àwọn àkọ̀tọ́ọ̀bù ń bẹ àwọn àkọ̀tọ́ọ̀bù mẹ́rin ni àwọn àkùtọ́ bí àwọn ni wọ́n wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn ni wọ́n gbé ayé dúró báyìí tí wọ́n jẹ́ káyé ṣubú ẹwọ́n wo bìlífù dáadáa irú bìlífù dẹ̀ ní agbùdọ̀ bìlífù nípa ọlọ́ọ̀bá pé ọlọ́ọ̀bá ló gbé ayé dúró bí rọ́ìrí amadin tarawunaha ọlọ́ọ̀bá ló ló ń dá ayé tí ẹ rọ́pò ń bẹ́ sánmà àtàyé tí ẹ rọ́pò kan tó dìmú pé àkókò kan ló di sánmà wọ́n yìí tí ẹ rí ẹ lè rọ́pò tó dìmú ọlọ́ọ̀bá ló dìmú kò jẹ́ kó wólù yẹ lórí ilẹ̀ ọlọ́ba ló gbá mú ní ò jẹ́ kó yẹ àwọn kan wá bìlì fi pé rárá àwọn àkọ̀tọ́ọ̀bù kan wà kútùbù zaman kútùbù kíníkẹ́ àwọn àkọ̀tọ́ọ̀bù yìí àwọn ní wọ́n gbé ayé dúó orí èjì kan báyìí láyé dúó lé lórí ní ò jẹ́ káyé wólulẹ̀ even nígbà tàbá lọ́nà tó di ayé mú àwọn náà lálọ́ máa pé tàbá alẹ́ máa pé ọlọ́run náà àmọ́ kan náà táwọn náà láti ṣe àwọn iṣẹ́ ọlọ́ọ̀bá yìí nínú àwọn sẹ́tọ̀ lọ́ba nìkan máa ń ṣe òun náà lójò ta ní máa ń rójò láti sẹ́mà wọ́lá ọlọ́ nìkan ní máa ń rójò káwá nígbàgbọ́ wípé àwọn ẹnìkan wà tí wọ́n lè rọ òjò tí ó rí pé àwọn ìgbàgbọ́ yóò padà máa lídí ẹ lọ síbi pé kò mọ jọ́sì fẹ́ lómi dẹ̀yàn lọ́ba onígbàgbọ́ wípé àwọn ẹnìkan wà á ọlọ́run lè ní kójò sí nígbàgbọ́ mọ̀pọ̀lọ̀ ọba nìkan ló lágbára lórí òjò ni àwọn olómi wà ọdún lásù alómi láwọn ọdún tó pọ̀ gan nípa pé tàbá sọdún yìí yíṣù òní jáde lú lẹ́lẹ́ dáadáa tàbá sọdún yìí kí ní òní ṣe tàbá ṣe báyìí kí ní òní ṣe ta ni ó lágbára láti mú su jáde nú lẹ́ gbogbo àwọn bìlífù tó pé Ọlọ́run ní wa àwọn nǹkan tí ma ń gbìyàn lọ sí ibi ẹbọ níbi ìbádà nánú because àkídà ń gẹ́fún rẹ̀ àkídà ẹbọ ni nínú ẹ̀nà ní pé kó nígbàgbọ́ wípé tẹ́nìkan bá ti wá sẹ́mi lọ́wọ́ láàárọ̀ pẹ̀lú 1000 ní risk tí ó wà ń jọ yẹn kò ní wá ó yẹ kí n pa 10,000 lé ní báyìí àmìlẹ̀ ti fi 1000 sẹ́mi lọ́wọ́ àbó ti wá sẹ́mi lọ́wọ́ láàárọ̀ ẹ̀dàkùn mọ́ àkọlọ́dọ̀ ìlànà ni ẹjẹ́ mi ní ma gba ah, kí n 200 naira ikú wíwúkí alẹ́ fi sẹ̀mẹ́ lọ́wọ́ láàárọ̀ yìí yóò ma bí se ń jẹsẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ yóò se ma kò sí ìwúkí lẹ́fi sẹ̀mẹ́ lọ́wọ́ láàárọ̀ yìí kìní kan because ó ti ní àkídà kan àkídà ẹni pé bẹ́ se ti kí ní ìsẹ̀mẹ́ lọ́wọ́ o agbìsìkì tí ọkọ́ wálé ní ò ní wá ta ló ní agbìsìkì lọ́wọ́ se bọ́ lọ́wọ́ bá ní ìwọ tó bá nígbàgbọ́ pọ́lọ́wọ́ ọba ni ó ní sọmọ̀ kankan kọ́lọ́kọ́ wá sẹ̀mí tẹ́kọ́ wá sí mi ní 100 million láàárọ̀ ah mo ti alumi ń gbà alùmí ò tún wá sí kìní kan nígbà bìlíbù rọ́nà ni o tẹba tó wá fi owó sẹ̀wọ̀n lọ́wọ́ láàárọ̀ owó tó ikúbí àwọn ní change wọ́n wà ní ẹkọ́mọ́ wà ní ẹkọ́mọ́ wà ní wọ́n wà gbà wọ́n wà fọwọ́kàn báyìí wọ́n wà fún ìpadà gbà tó fọwọ́kàn yẹ kí ló ṣẹlẹ̀ sí gbogbo belief yìí ó ní àwọn ìpìlẹ̀ kan bí ẹbọ ẹbọ ẹ̀wọ́ ẹbọ àbẹ́lòmí yóò ní ẹkọ́kọ́ mọ́ wà ní àbí kó ní pé ẹgbà ẹgbà ẹgbà yóò wà gbówó ìpadà lọ́wọ́ yìí ẹ̀hẹ́ ẹ̀ṣà kọ̀kọ́ fọwọ́kan ó ẹ̀yìn lẹ́sẹ̀ mi lọ́wọ́ láàárọ̀ gbogbo àwọn èrò rí ó ma ń gbé lọ síbi ìwọ tó jí láàárọ̀ bó ṣe jí o believe pé ọlọ́bà nìkan ló la rísìkì lọ́wọ́ èwo ni wọ́n fi kí ní kẹsẹ̀ mi lọ́wọ́ ó jí ẹnìkan kan lẹ́kùn kankan abúgbẹ́dàkùn ẹjẹ́ mi ní 1000 1000 tọ́ ah ok ẹgbà believe you tako love anything automatically tó bá ní bùkátà sí kíníkẹ ó ọkàn yóò nílò anywhere ọ̀dọ̀ ọlọ́ọ̀bá nìkan lọ́kàn yóò so ma kò nílò anywhere but a bá ti ní àbìlìfù yìí nínú àwọn ẹnìkan mi ẹwà rí mítà níbi ìlú pé àwọn ẹnìkan bẹ́ẹ̀ wọ́n pa ọ́ wọ́n tún wá pàṣàrí rẹ̀ wọ́n mọ́ sọ́kí láàrín fásúfì wọ́lẹ̀ tó bá ń gbọ́n lẹ́kọ́ àwọn ènìyàn tó bá ń sọ̀rọ̀ báyìí pé ah, àwọn tẹ́ ń kó sáwọn èèyàn lọ́kàn yóò rí bẹ́ẹ̀ àwọn bàbá kan bẹ́ẹ̀ wọ́n pa ọ́ wọ́n tún wá pàṣàrí rẹ̀ àwọn yóò bẹ̀rẹ̀ sí ni mọ́ bẹ̀rù ta ló lè pààyàn mo fọ́lọ̀ bẹ̀rẹ̀ ta ló lè pààyàn Allah àwọn sọ̀nàdìdì kùrẹ́ìṣì wọn ni bílìfì kan lè pa wọn bẹ́l àwọn olórin gan bílìfì ọlọ́run nìkan ló lè pa wá bóòlẹ̀ nìkan sọ àmọ́ dẹ́gbù àwọ tó jẹ́ mùsùlùmí lè ní pé àwọn bàbá kan bẹ tó bá ṣe kíní kan wọ́n pa ọ́ kíní yóò wá kó ìbẹ̀rù bójó sáwọn èèyàn lẹ́mí àwọn bílìfì tẹ́ẹ̀kan ní nípa ọlọ́ọ̀bá nìkan wọ́n wá bẹ̀rẹ̀ sí ni mọ̀ sí ààrẹ pẹ̀lú àwọn ìlú mílẹ̀ ọlọ́ọ̀bá ìdàn tí wà lábáwá dé ìnira dé gbàmígbàmí tó yẹ kán wá mọ́ sálọ sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀dọ̀ ẹlòmí dẹ́yìn ọlọ́ọ̀bá náà ma sálọ wọn ò nílé sálọ sọ́dọ̀ ọlọ́run ọba mọ́ bàbá yóò pa mí bàbá ẹ̀dákun ẹ̀dákun mo fọ́lọ́m̀bẹ̀ yẹn mẹ́jẹ̀ kékeré mi náà lówó láyé ní ti ń pẹ́ ẹlòmí dẹ́yìn ọlọ́run tó rán ti bàkídà rẹ̀ jẹ́ àwọn tẹ́ tó má ní <laughs>

àmìyàn tó bá láàrín irú àwọn bìlìvù irọ́ yìí kò sí tí ò ní mọ̀ bẹ̀rù gbogbo kan ní mọ̀ bẹ̀rù kódà ní mọ̀ bẹ̀rù jìjì rẹ̀ tó bá rú jìjì báyìí ha jìjì mo jírí láàárọ̀ yìí hey wàhálà dínú bá ṣe ń kọ́ àwọn ìlọ bá ṣe ń pàkà àwọn èèyàn pẹ̀lú tírélà pẹ̀lú pickup bá ṣe ń kọ́ lọ sí ibi ẹbọ ni ẹ wọ́n ti kọ́kọ́ wọ́ ìbẹ̀rù gbójó sí wọn lẹ́mìí ìbẹ̀rù ọlọ́tọ́ ẹ̀kọ́ tí sí wọn lẹ́mìí ẹmọ̀ wọn kọ́ wá síbẹ̀rù ọlọ́ọ̀bá náà because wọ́n ti fi ìbẹ̀rù wọ́n ti lékẹ̀ mọ́bò mi tẹbá sọ fẹ́ lómi pé akílítẹ̀ ah, ń ṣe yìí ọlọ́run ò fẹ́ ṣe bọ́ ọlọ́run ò fẹ́ ni ẹ̀yàn eh, ọdá mo ti gbọ́ yóò kàn sọ ní sọ bí pé ìyẹ́pẹ́rẹ́ kò sí bẹ̀rù ọlọ́run àmọ́ àti wá ní pé kíní yìí ah, àwọn kíní kan kíní kan ẹ̀dàkùn kíní wá ṣe kíní wá ṣe kíní wá ṣe ìbẹ̀rù ní ìtì ọkún fún ọlọ́ọba ìtì gbé fẹ́lú mìíràn ọlọ́ọba ẹbùn tọ́lọ́ọba sọ ní Kùránì ọlọ́ọ̀ni wà man yudabbiru al-amr fasayaquluna Allah talin control gbogbo alamari ayé àtọ̀run àti gbogbo ẹ̀ ọlọ́wọ̀ bá nìkan ní ìdẹ̀rí rẹ̀ nínú ọ̀nà tàfí nínú ọ̀nà tàfí wà lè gẹ́ẹ̀bọ́ ní pé kábẹ̀rẹ̀ sí ní mọ́ gẹ́ àwọn believe yíkò lọ́kàn rẹ̀ tó bá ti rẹ́ nìkan tó sọ níbi tó wà bóyá numọ́ tó lù wà ní abẹ́nu tí wọ́n bá wà tó sì lè ṣàlàyé lọ́nà tẹni yóò fi gbàgbọ́ yé tẹnìkan wá ní pé kíníkà kíníkà ó kàn sọ wà wẹ́bọ́ yẹn àà bàbá ẹ wà lọ́nà tó dá lọ́nà pé ẹlẹ́bọ ní kéfẹ́ ah yẹ́sà ọ̀rọ̀ tẹ́ sọ yẹn yíó ṣàlàyé in a way tí ó gbà yé ni yẹn gbà èyí náà wọ́bàá ó dátà lórí ṣẹlẹ̀ wọ́n ló jú àwọn question tó ti pé òun náà padà wọ́n ẹwà ẹdú nífà owó tọ́mọ̀ ní kíní fa because àwọn kíní tí ìbá ń ṣe kí wọ́n yí fítọ́ àwọn èèyàn náà ní tí ẹ̀bá kò yẹ káwọn kíní wà lórí èèyàn wọ́n fagidi fọ́ọ̀sì ẹ̀wọlé ni àwọ́wà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn yọ́kù lórí wọn pé à ah, kíní yóò lọ eléyìí ò lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bíbẹ̀ sí ni ma yàmù yana nínú ẹni àṣírìkú filẹ̀ ìbádà nínú ọ̀kátàwà gé oní pé a bẹ̀rẹ̀ sí ni ma kọ fáwọn èèyàn máa ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ ba kàdùwá il àmbíyá ìwàl àwòlíyà ìmá pé àwọn annabi ọlọ́wọ́ ba ya Rasulullah kí ẹmọ kí annabi pé ya Rasulullah ìwò jíṣẹ́ ọlọ́wọ́ ba ṣe báyìí fún mi ṣe báyìí fún mi má fi mílẹ̀ ọgbẹ̀ àwọn yí annabi ni annabi wọ́n míì tó bá di ọjọ́ ìgbèdè alìkìyàmọ̀ wọ́n ló gbà mí ta ní mọ̀ ń gbáyàn ọlọ́bá sọ ní Kùránì kúl inni la amliku lakum dọ́gbọ̀n wà láàrọ̀ ṣàdá anẹ́bì mọ́ sọ fáwọn yẹn in lágbára láti fara níyí kúrò yẹn lágbára láti kọ̀nà mọ̀ yí ẹmọ tánẹ́bì ń sọ fáwọn ará lè rẹ di àwọn generations yẹ ya bà ní kádà wa kádà wa kádà anẹ́bì wa ni pé ó ti fi dórí Quraysh tó fi dórí family rẹ̀ eh anigba n kigun lẹ́ẹ̀kọ̀kan anigba n kí àwọn family individually ìyá Safiya tó ń jẹ́ auntie annabi eh sẹ̀lẹ̀ ní ma ṣe in tó bá wùnyẹ bè mi yìí lágbára láti sẹ́fù ya mọ́lì kìyàmọ́ ya Fatima ta Muhammad wo Fatima ọmọ Muhammad in tó bá fẹ́ tètè bè lọ́wọ́ mi láyé so tó bá di yàmọ̀lì kìyàmọ́ yìí lágbára láti sẹ́ fún ọwọ́ anigba in tẹ́ bá lè bèèrè lọ́m láyé tí ń bá ní fún yí bèèrè ó tí bá ní fún ọ àmọ́ tó bá di yamal kiyama ní ilé ṣe kẹ́kẹ́ fún o anẹ́bì yẹn wá ní wọ́n pè lé ní anẹ́bì ṣàánú mi anẹ́bì tí ń sọ fáwọn fámílì tí ẹgbà tó wà láyé pé tí ń bá kú tán tó bá di yamal ní ilé kẹ́kẹ́ fún kódẹ̀ mi ànẹ́bì ẹjú di yàmà kìyàmà in tọ́lọ̀ bọ́ ṣe fún ayé tí ma ànẹ́bì o mọ́ sallallahu alaihi wasallam because in tọ́lọ̀ bá fi ànẹ́bì nìkan ló náà ma ah in attabi'u illa ma yuha ilayya in tọ́lọ̀ bá sọ kalẹ̀ fẹ́mìlì mímọ̀ sọ fún yín tèbí fa ọlọ́ni ẹmọ́ sí báyìí ẹmọ́ sí ọlọ́ni ẹ sí báyìí sí wa ma ana illa nadhirun mubin inú ìkínsẹ̀ ẹ̀yìn èèyàn báyìí ẹmọ́ sí báyìí ànábì tí ń jí ó ń yàwó ìgbà tó wà láyé pé ìjù báyìí lọ ìjù báyìí lọ bó láṣe wá máa pè ànábì ẹni ìsìn ẹ́ agbó láṣe máa pè àwọn tó wá kéré sí ànábì sallallahu alaihi wasallam ta wá sọ ìlú àwọn mùsùlùmí a wá sọ di ìlú òsà wallahi ó ní píkṣọ ìlú kàtí mọ̀ bí ti helicopter tó máa fi helicopter tó máa kàbí snap bí shops nísàlẹ̀ wallahi sàárè ní gbogbo ẹ̀ wọ́n mọ́ ga ó fẹ́ ga tó mọ́sílásí ní gbogbo ẹ̀ṣẹ́ wà lọ wà mọ́ wà mọ́ wà lọ báyìí wà lọ bẹ́ẹ̀ náà since gbogbo nǹkan sí gbogbo lára báyìí inscriptions sàárè àṣẹ́kù kíníkan alkíníkan ó ti ní bọ́ sí lọ́mọ́ lọ́bẹ̀ àwọn tàbí àwọn tí wọ́n ń pè wọ́n ń pè wọ́n ya ṣe kìkìní kan ya kìní kan ya kìní kan ẹbọ nílùú mùsùlùmí wá di pé àti pí ọlọ́ọ̀bá ẹwà wọ̀wọ̀ yẹn o mọ́ṣálásí wá ní wá kírun ẹlùmí ìtẹ̀ mọ̀ yẹn kígan yóò kàn wá náà yóò kàn sí alàlàlàlà wí ó ti lọ in lọ bisarin ẹlùmí ìtẹ̀ wá ń kírun rárá mọ́ because ìbẹ̀rù ọlọ́ọ̀bá ò sí mọ́ sí bí bẹ̀rù ọlọ́ọ̀bá ni ó jí ọkọ̀ nínú yàrá ibi tó ti sùn tó ti ń gbádùn oorun ìbẹ̀rù ọlọ́ọ̀ ni ó wà jí ọ pé dìde jẹjẹ àsìkò ti tó eh wo àjẹlọ kí wọn ló eh, fà kí wọn àrùn ìbẹ̀rù Ọlọ́run yóò fà pé ibi tó wà tó wà pé bí dídí àsìkò ti tó jẹlọ kí wọn ìbẹ̀rù Ọlọ́run yóò ní jẹ́ kó sí nǹkan tí ó dá ìbẹ̀rù Ọlọ́run yóò máa fà ọ́ kódà tó bá padà sí tí ó dá gan agídí ló fi ṣe ó ní sẹmọ́ lẹ́yìn gbàun ìkẹtẹ́ ń pè ní bẹ̀rù Ọlọ́run gbàun gbà tán bá ti kó ìbẹ̀rù àwọn lòmí lè tó ti rọ kiri káwa tó dẹ̀ ti bùwá ohun ẹbọ tó ti wá di tàwíìdì márùn yẹn lọ́wọ́ tàwíìdì ti wá dà sí jù tàwíìdì ó ti wá di àtẹ́báṣàlàyé pé àwọn ìkà ìtumọ̀ tàwíìdì ní ìṣẹ́ ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo gbogbo tẹ́ ẹ kọjú rẹ̀ sọ́dọ̀ ọlọ́ọ̀bá nìkan kí ní kan ara ẹ̀ṣẹ̀ tuntun ìgbàwo nǹkan mọ̀ pariwo ni àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó sọ wá kó ní ibi ilé àti kó níbi ọ̀dọ̀ àwọn tó ṣe pé àwọn gangan ni wọ́n jẹ gàba lórí mọ́ kí àwọn àwọn gangan ni wọ́n náà dìtífà àwùjọ ìdú lànẹ́bì fi sọ pé fitna kan wà tánàbí sàlàyé fitna Dajjal tẹbà mọ́ fitna Dajjal bó ṣe lágbára tó inshallah táyé bá gbàwá ó possible ká ṣe àlàyé nípa fitna tó Dajjal mìtínà pé Dajjal àti báwọn yóò ṣe bá lọ tó àlẹ́bì wà ní pé fitna kan wà tó tún lágbára tó fẹ́ jù bá lọ òun náà ni al-a'immatu al-mudillu òun ni àwọn tó ṣe pé àwọn àìmà tí wọ́n mọ̀ sí àwọn èèyàn lọ́nà àwọn tí ó pèrè àwọn ní àfá tẹ́mọ̀ wọ́n pé ìmọ̀nà ló yẹ ká máa bá lọ́wọ́ wọn àwọn sì máa sí àwọn èèyàn lọ́nà sáyé òkè ń gbọ́n wá sí tó ṣe pé àwọn tán pè láàfá mú sì máa sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé ah, subhanallah mo ń gbọ́ mo kàn lọ sí page lórí youtube mo kàn ọlọ́run dọ́gbọ́ <laughs> ni ọlọ́run ọlọ́run ògbọ́gbọ́n sí kíni ọmọ sọ fún bẹ́rẹ̀ adọ́gbọ́n sí nánú ọlọ́bà tí ó bọ́ jùlọ fàtí oníkan lọ tó bá rọ omi òtàn sánmà ẹgbọ̀rọ̀ ọrún yẹ́ sí kọ́m̀bẹ̀ lóbi lẹ́bí ẹni tí wọ́n sì ń rẹ̀ wọ́n rẹ̀ ah, ah, ní kéṣe a sì pé ìwọ bí lípe tọ́lọ̀nbá náà tó wà lọ́dọ̀ rẹ̀ jù yóò tán o kí sí pàà yẹn òun náà mọ̀ pé kí ní yóò ṣe àmọ́ wípé àfà náà ní sọ̀rọ̀ yìí àfà náà ní ìtàwọn yẹn fi ń rọ́tẹ̀lé wọn ẹnìkan tó sọ láìpẹ́ ah ó wù mí ni ìkànnà náà ti sọ gbọ́ tó bá jẹ́ mùrídé Sheikh Amada Tijani bóò se wọ́n náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn wọ̀táwọn yẹn sọ annabi sallallahu alaihi wasallam abu talib family annabi ni uncle annabi ni òun ló ń tọ́jú annabi láti bàtà annabi ti wà níbi 8 years old àbí 12 ló ti ń tọ́jú annabi ó fẹ́ràn annabi ju èyàn tẹ́yìn lè fẹ́ràn lọ lájẹ́ jù sallallahu alaihi wasallam dóòwò gbẹ̀sìn islam àmódúró ti tó ń ti pé nígbàtí hùsọ́ọ̀bù tí wọ́n boycott Banu Hashim àwọn clan annabi abútọ́lì bó ṣe jẹ́lẹ̀ bọ́ wà lẹ́ òdó ní pípẹ́ ni a defend annabi àmú defend annabi tó gbọ́mọ̀ ya rẹ̀ ni ó sì fẹ́ràn annabi ọmọ àbúrò rẹ̀ ni annabi sallallahu alaihi wasallam so ọkọ̀ annabi ni annabi ṣe ṣe ṣe kó gba Islam nígbà tó fẹ́ kú annabi tún lọ jòkó ti báyìí ya Aba Talib bika inda Allah amama Allah aw kama qala sallallahu alaihi wasallam ìwà Abu Talib kan sọ la ilaha illallah kan sọ kó tó kú kẹ́límà ipe o sọ la ilaha illallah Ànábì ni ó sọ because ó mọ̀ túnmọ̀ la ilaha illallah àwọn ẹlẹ́bọ̀ mọ̀ túnmọ̀ la ilaha illallah nígbà ẹ̀ tàbá wí la ilaha illallah wọ́n mọ̀ pàwò lójú ọ̀sẹ̀ fún kàmí ma ní wọ́n lè pè sàárì kankan náà Abu Jahl wà lẹ́gbẹ̀rẹ̀ eh, Abu Abu Talib Abu Talib Abdul mọ́mọ̀ dá nàbí lóva ó fẹ́ fi ẹ̀sìn bàbá wálẹ̀ ó fẹ́ fi ẹ̀sìn bàbá lẹ̀ yóò tún ojú ànàbí báyìí yóò tún ojú àbújá báyìí yóò tún báyìí ó ní ala millati Abdul Muttalib ó sì dákẹ́ mo kú lórí ẹ̀sìn Abdul Muttalib tó ti pọ́ mọ̀ ikẹ́sì ànàbí òdodo ni kódò láwọn nǹkan tí لهو خير البرية دينا ولولا ملامة أو حذار مسبة لا رأيتني بذلك مبينا لا رأيتني سمحا بذلك مبينا ó ní mo ti mọ̀ lódodo ipe ẹ̀sìn Ànábì yìí ó ń gangan lẹ̀sìn òdodo àmọ́ tí bá ń ṣe màláàmà ẹnu àwọn búnibúni àtàwọn tó mọ̀ bẹnu àtẹ́lù ní pé orí òtí wọ̀ ìwọ̀nà tí ń tẹ̀lé àbìlò tí ń tẹ̀lé ọmọ anú rẹ̀ ẹ̀ bá rí pé mi gómọ̀ ní ìbá kú lórí ẹ̀sìn yìí àmọ́ àwọn yóò bú mi tí má kú àwọn yóò bú mi búnibúni ló kó bá Abdul Muttalib in ti mẹ́fà ní pé Abdul Muttalib sí wájẹ́ fámílì ànẹ́bì yìí a kò èyí ò ní sẹ́fẹ̀ kó wà lìjẹ́ náà ẹnìkan sọ mí kí tó bá jọmọ̀ lọ́rin ó ní ẹbà wọnẹ́ olóhun tata àwọn Tìjàní àmọ́ kò dì nílé ní àbá nǹkan rí في جنة الخلد بلا بهتان مولانا لا إله إلا الله محمد مولانا ìwọ́n mọ̀ gbọ́n yóò mọ̀ rò bẹ́ inú rẹ̀ dùn láìlá ìlàlà náà sọ abúlá ti jẹ́ ní ọdí wà mọ́ ni ò hìbù ní èyí kẹni tó bá fẹ́rẹ̀ ní wà mọ́ ni yàrá ní àbí tó bá lè rí mi fi jannatil khuldi yóò wà lè jẹ́nà yóò sì gbẹ̀rẹ̀ mẹ́ ni ó kàn rí mi àbáyìí tó bá rí mi báyìí ó tún sọ náà rẹ̀ mi pẹ̀yẹ tó bá rí mi níjọ́ monday àti níjọ́ friday yóò wà lì jẹ́nà kò ní ṣe ìrò kò ní ṣe anything yóò tún wá kọ́ àwọn ará lè rẹ̀ náà wà lì jẹ́nà báyìí ẹgbẹ́ sí pé àlìjẹ́nà fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ àwọn èèyàn wá ara yẹ̀sìn ọlọ́ọ̀bá mọ́ oníkálùkù ti bìlífi pé ọmọ lọ́rin mi ọmọ jábọ̀ sí tó wù lọ mọ́ wà sọ̀pọ̀ ìṣọ́lá ipá yẹn kàn fẹ́ lọ́ọ̀bá ó sì wọ́n ni kò sí bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá mọ́ sàtífíkẹ́tì ti wà ń lé sàtífíkẹ́tì àlìjẹ́nà bẹ́ ń lé tàti fáwọn èèyàn gbàtúngẹ́ni tó bá ti kú ẹnìkan ní pé bó ní ṣe jẹ́ mùrídì bàbá kìníkan tí wà wọ́n náà ilé wọn náà kò pọ́síbù níwà mọ̀ bàbá tí wọ́n wà ìjẹ́nà báyìí wà níwà ìjẹ́nà tẹ̀lú kò pọ́síbù gbogbo àwọn nǹkan yìí tó ṣe pé tààlùk connection tó yẹ kí wọ́n so ọkànyàn mọ́ ọlọ́run ọba kó ní kálùkù máa bẹ̀rù ah wallahi Umar bin al-Khattab radiyallahu anhu tó ń di pé Umar Ànábì ti sọ fún Umar pé inú àwọn tí ó wà ìjẹ́nà ló wà tó fi kú wà lẹ́wọ̀n bẹ̀rù ni wallahi tó fi kú ń bẹ̀rù ni nígbàtá ni gbogbo akútán umar wà lọ bá Hudhayfa bin Yaman sáàdẹ̀bì dákọ̀ mi nínú wọn nítorí Hudhayfa bin Yaman ma ń pè ní sahibu sirri nabi sallallahu alaihi wasallam anẹ́bì ma ń so kan munafiki fún nítorí anẹ́bì gbawa ilá ti sama ẹ pàwò lè mọ munafiki báyìí àwò lè wọnú ọkàn ẹ káàmọ̀ kí munafiki ni ọ tó bá ṣe àwọn ṣe munafiki á ní òun ṣe iṣẹ́ munafiki ni bọ́kọ́ tó ti pá níbi àwọn sahaba àwọn àfà ti pé àwọn tó bá níwà àkídà yìí munafiki láwọn ṣe mọ̀ àmì rí random musulmi pé munafiki ni ọ àmọ́ wà yí sọ fán nẹ́bí ànẹ́bí àmọ́ sọ fún òdé ìfà bí sórí lágbàyà tí lọ mùnáfikì ni wọ́n mọ́ tọ́lọ̀ ti sọ fún pé yóò wọ alìjẹ́nà yóò wà lọ sọ́dọ̀ òdé ìfà sánẹ́bí dákọ̀ mínú wọn jẹ́ tó wá bá òdé ìfà òdé ìfà ní pé ah, igun mọ́gun bèèrè lọ́wọ́ mi pé sánẹ́bí ń dákọ̀ wọn ó ní ànẹ́bí ò dákọ̀ rẹ̀ àwọn lẹ́yìn ìwọ ìní mọ́ ti fi lọ́wọ́ mi pé ó mo wà nú àwọn mùnáfikì tó ti kọ́lọ̀ sọ pé yíwà aljanna tó ti bẹ̀ tó fi kú wà láì bẹ̀rù ni Uthman bin Affan radiyallahu anhu tó bá lọ síbi sàárè yóò wá sọkún sọkún sọkún títí gbogbo gbẹ̀rù yóò fi ti pẹ́ lọ́ọ̀bá ti sọ mú pé yóò wà aljanna nínú ọmọ bá sàárù nàbìl janna àwọn ilé sí sunkún wọn ma sun ẹkún tán bá lọ síbi sàárè ṣe yìí pé ní ìsinmi tẹbá lọ sí ìtẹ́ tẹbá lọ sí àwọn èèyàn ṣe yìí ṣáàrí ni yí tó ṣe láwùjọ ni wallahi last time tí mo lọ sí tẹ́lá ìgbẹ̀yì mi ò padà ní ẹni ọ̀ṣọ̀jú kí n lọ sí ibi kan kíkọ̀ lọ́mọ sọkọlọ because àwọn yẹ́ sì ń sọ̀rọ̀ bọ́ lùdẹ̀ wọ́n sì ń sọ̀rọ̀ bọ́ àwọn tẹ́rẹ ìrìnrìn tó tún wọ́n tún ní láti mọ́ sọ fáwọn èèyàn níbẹ̀ pé ẹ mọ́ pariwo ẹ dákẹ́ táwọn yẹn rẹ̀rí ha ha ha subhanallah alhamdulillah mo ìmí tí mo lọ sí mọ̀lúdì bàbá ní kìníkan ní ọ̀sẹ̀ ọdún tí ń bọ̀ wá ní kìníkan ṣe mọ̀ sọ́kùsọ̀ tó ń sọ́kùn láàrín bẹ̀yẹ ni àwọn tán kó sẹ́yìn yẹ lórí lélé ìnáwó kápẹ́ kíni kò sí kankan kíni tó bá ti náwó tó ti fowó sán àfà lápò kò sí ti jó yàwó yẹn pé àwọn àfà yìí wọ́n ti gbé ṣe ìkọ̀kọ́ mọ́ sọ fáwọn lónìí pé wọ́n ti gbé wọ́n ti gbé àwọn àfà ti gbé wọn wọ́n ti gbé kò ní ìdìkò kí wọ́n ni ma sọ fáyẹ̀ nǹkan jẹ́kà lọ́kíhùn ma sọ fáyẹ̀ ní ìjọkìnkà ẹjẹ́kà lọ́kíhùn àwọn ìmì lọ ní ní ah o lọ́bọ̀ bá tún wá dípadà má bí ìrọ̀ ìgbé kí ní ìtòfin ní òlọ́ o ní ìwò mọ́ tí ẹni ó láwọn iṣẹ́ kàtẹ́ bí tẹ́yẹ̀ bá ń fa kò ní ìdíkẹ́ kí mọ̀ ìjọ mọ́ kọgbọ́ kíyẹ̀ láyé wípé subhanallah ó láwọn iṣẹ́ kàtẹ́ bá tún fa kò tún ìdíkẹ́ kí mọ̀ tẹ́lẹ̀ bí ní kí al-ahadu alladhi baynana wa baynakum as-salah man tarakaha kafara àdéhùn tí ń bẹ láàrin èmi àti ní kí ẹmọ kíru èyàn tó bá fi ìwọ̀n lẹ́ kèfèrí ní adébìlú sọ́sọ̀lọ̀sọ̀rọ̀ kìkí ń se mí ṣe pé yàtọ́ máa ti tọ́nà àkídẹ́ yàtọ́ máa ti ni ó lápẹ engine ó engine wa engine tí engine bá ti bàjẹ́ kí mọ́ tó fáǹjù bẹ́ẹ̀ lọ kò síbi tí ó lọ àbí ọlọ́bà kó sọ wà kó lọ́dún àwọn tí wọ́n ń pèrà wọn láàfà tí wọ́n dẹ̀ ń sọ àwọn èèyàn nù tẹ́lẹ̀ ti gé ni tó táwọn yẹn ti trust wọn tó pọ̀ tí è kí ń ṣe kékeré allahul musta'an wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum rahmatullahi wa barakatuh